الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدكوا فن الله وبا سبحانه وتعالى أترى لكم كاتي قفوان نبو محمد صلى الله عليه وسلم التي أفهم لني دعاء الشفاء دعاء الشفاء dùáwùlù ya máa ń ṣe ní àti kọ́kọ́ mọ́ dùáwùlù mustajab àdùá al-mustajab ní àwọn òjókò tí ó kọjá sí ilé ni àwọn dùá tí a máa ṣe fún kínàpé àwọn ẹran wọ́n ni dọ́' yadaka ala alladhi ta'allama min jasadika wakul so wọ́n ni kíyàn gbé ọwọ́ yẹn síbi bismillahi ni a'udhu min shabri ma ajidu wa uhadhir yíò sọ kí bismillah bismillah bismillah tó bá kí bí ọwọ́ lè yẹn ti ń rí ìnira ni yíò fi ọwọ́ kejì lórí ọwọ́ yẹn yíò ní bismillah bismillah bismillah yíò wá sọ ní ẹ̀mẹ́ ìjẹ́ wípé a'udhu billah wa qudratihi min shabri ma ajidu wa uhadhir ilé ni nǹkan tó wà nínú sahih al-imam muslim rahimahullah oníkíní tí ma dọ̀á yẹn ni wípé a'udhu billahi wa qudratihi mọ̀ ń wá ìṣọ́ ọlọ́run ọba and then pẹ̀lú agbára ọlọ́run ọba min sharri ma ajidu wa uhadhir kó níbi aburú nǹkan tí mo ń rí tó dẹ̀ in tó ń dùn mí tí mo ń rí àkọ́kọ́ la shifa'a illa shifa'uk shifa'an la yughadiru saqaman ó ní pé allahumma rabban nas mo ń pè wọ́lọ́wọ́ ọba ọba gbogbo èèyàn adhibil ba'sa bá mi mú ìnira yìí ìnira tó ń tí mo ń rí lára mi yìí ọlọ́mbà mi mú lọ ishfi anta shafi wá fún mi lálàáfíà ìwọ̀lọ́ba tí ma ń fúnyàn ní àlàáfíà la shifa'a illa shifa'uk kò sí àlàáfíà kan tí ìbá ń ṣe àlàáfíà ìwọ ọlọ́run ọba ṣìfá àlá yọ̀gọ́ dẹ́rì sákọmá àlàáfíà tí ò ní fi orí pa kankan lẹ̀ àlàáfíà tí ò ní ní side effect so àwọn nǹkan àwọn àlàáfíà mi bẹ̀ tí a bá orí láyé bí àwọn kíyàn àwọn ní hospital wọ́n ní pé tí a ní side effect yìí tí a bá lóògùn side effect eléyìí àwọn adìríyàtù nàbàwíyà àwọn òní side effects kankan kódà tí effect bá ya wà wọn ni pé ọlọ́wọ́ ya tún ma bùkúnyà sí ni so kí yẹn pọ̀ lẹ́ni tí ma ṣe àwọn adìríyà kódà àwọn àdúrà ilẹ̀ yẹn kọ́kọ́ ma ń lọ kí yẹn tó ronú kí bóyá ẹ̀yẹn eh, fẹ́ ma anything because ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àìsàn Sheikh Arafat bin Hasan muhammadi abidawullah wọ́n mẹ́ ń ṣe náà àwọn ọ̀kálá ìpẹ́ ìpẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àìsàn àwọn jinnu ló máa ń sábà fáwọn nǹkan mi ọ̀pọ̀lọpọ̀ nínú kan tó máa ń ṣèyàn lẹ́yìn kí ẹ̀kà kasuwatu fatiha yóò kàn pé ara yankan ti ń balẹ̀ padà ní kí ẹ̀kà ká yàtù kò rí sí àbí kí ẹ̀kà kanú àwọn adéyà kì í ṣe gbogbo náà ni paracetamol ogun gbogbo ẹ̀ kì í ṣe but in tó ń ṣèyàn and then inú ilé ó lọ jẹ́ pé ó yẹ kí ẹ̀mà kasuwatu bá nínú ilé kí ẹmọ ka Suratul Baqara lẹ́nu ilé a sì sọ ní àná in tí yóò fi ká o lè mọ́jú 30 minutes lọ àbí ó ti àpọ̀jù 40 minutes èmi wá slow 1 hour ti má jòkó 1 hour nínú ilé èyí ó ka Suratul Baqara so kí ọkọ ka bẹ́ẹ̀ kò sílé kí àwọn ìyàwó ma kàá tí wọn káwọn mọ́ náà Qur'an ó ma ń lé àwọn aljannu sẹ́yìn nítorí àwọn aljannu ẹ̀púpọ̀ ní ọgbà àwọn náà ma ń fa ìsẹ̀síyàn lára bí kan kọlu yàn bí kan ṣe yàn sùta bí kan ṣe yàn láburú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹlẹ́kẹta nínú àdúwà tí a máa ń sọ ilé wà nínú sahih bukhari o ni a'udhu bi kalimati llahi tamma min kulli shaitanin wa hamma wa min kulli aynin lamma ilé ìyẹn ma ń ka náà fẹ́yìn tí ó bá tí jinnu bá kọlù bóyá so kíni túmọ̀ rẹ̀ wọ́n pé a'udhu bi kalimati llahi tamma mo ń bi Ọlọ́run ọba pẹ̀lú àwọn orú pẹ̀lú àwọn ọ̀rọ̀ rẹ̀ èyí tó pé a min kulli shaytanin wa wà lára àti kó níbi gbogbo ojú burúkú àwọn ayni àwọn ojúburú àwọn olójú kìíta àwọn tó ma fi ojú hasad tó ma fi ń wuyìn ونفع نينو المعوذتان قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسك إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد kò àti kò níbi mò ń wá ìṣọ́ ọlọ́run kò ní gbogbo ojú oníkèta ẹn tó ní hasad tó ní àyìn yóò kàn wòyàn ló jẹ́ kí Asadi burú gan oyin Asadi ní kí ẹmọ rí oríire kínú ẹmọ bàjẹ́ èyí ó pọ́lọ̀ bá sóre fún mùsùlùmí kan inú yóò dẹ̀ mọ̀ bàjẹ́ like ẹlòmí ọmọ ní agbára lára rẹ̀ yóò padà wá hàn jáde débi pé oríire tó wò lára ẹniyàn tó bá wò báyìí kí ni ẹ lè bàjẹ́ mọ́ lọ bẹ́ẹ̀ ni ó mọ́ wà bẹ́ẹ̀ ṣe báyìí àbí àhá so ló jẹ́ pé ẹni tó bá rí lọ́kàn ṣùgbọ́n náà bá rí inú ẹ̀mí ara pé lóòótọ́ ti máa rí oríire lọ́dọ̀ ọmọ ìyá mi inú mi máa ń bàjẹ́ bákanbákan àkọ́kọ́ ni pé kọ́kọ́ mọ wá bọ́ṣe mọ kọ̀ntúrò ẹ̀mí ara rẹ̀ náà tó bá ti rí oríire kódà kí rẹ̀ mọ́dún fọ́sà rẹ̀ jẹ́ kínú ẹ̀dùn like show happiness tí ẹ̀mà ti show ìdùnnú show wípé inú mi dùn sí kíní ẹ̀gàn kí ẹ̀mọ́ kóra tì ọmọ ìyá ìwà bá rẹ̀ pé àtọ̀ ọdún ẹ̀sẹ̀ sí mọ́tò kékeré kan fún mi ní o bí i island kékeré kan ní mọ́ ẹ̀sẹ̀ gbé àbíbí mesdis kékeré sí gbékeré rẹ̀ wà rí so mọ́ ẹ̀sẹ̀ nínú ìsinmi báyìí kẹni adákẹ́ pé ok ọlọ́run ọlọ́run ẹ̀sùn ok ok like kódà tí yóò bá fẹ́ ní hasad reaction tó react yẹn yóò gbé hasad sínú ẹ̀mí ó yẹ kí ni ó rí pé ẹ̀ẹ́ ṣùgbọ́n allah akbar ó yá kí rẹ̀ dà ó yẹ ẹ̀mà kíyàn fi hàn yí pé inú yẹn dùn sí kíni kíni ẹ̀gan tó bá fẹ́ ṣe hasad gan kò ní yọ lé sí èyàn ti already tán sínú òdùnú kíyàn dẹ̀ tí tí kí ní ẹ̀rí pé ah ọya ọya èmi náà mo ní kíyàn mú kí nínú so tó kí mo ní ní nífẹ́ kó bàdí ah ó kẹsà ọlọ́run sí òkúdà ma gbé travel ti wà báyìí alhamdulillah nínú ẹ̀ ní wípé kíyàn ma sàdúwà fẹ́ nìyẹn ẹni tẹ́ bá ń rí pé ọkàn yẹn fẹ́ ma ṣe bákan bákan sí tí má ti ma mọ́ kí ó díẹ̀ díẹ̀ jù mí one class nífà láàpẹ́ ní ti fẹ́ máa lówó jù lọ díẹ̀díẹ̀ fa àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tó máa ń dàmú èèyàn bẹ̀rẹ̀ sí ní máa ṣàdúrà fẹ́ ní ìyẹn ní kọ́kọ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣàdúrà fẹ́ ní ẹni bòyí ní kọ́kọ̀ jí lóòrù kíyàn ṣe náfílà kíyàn wá máa dákọ̀ ẹni yẹn specifically bìdọ̀ à yá ọlọ́wọ̀n ọba ọmọ ya mi lágbájá lágbájá ọmọ lágbájá bá mi ṣe dáadáa fún kí ní yóò mọ ya sádìkọlọ nínú ẹni kíyàn nígbàgbọ́ nínú kádàrá ọlọ́run bá tó ṣe kíyàn gba pínpín ọlọ́run kíyàn dẹ̀mọ̀ pọ́n ò lè pín ju ọlọ́run lọ ìdí ní pẹ́n tó bá ń kórìíra oríire tọ́lọ̀ ń ṣe fún yàn kò gba pínpín tọ́lọ̀ ń pín ni bọ́lọ̀ ń ṣe fún ilé ní kìíní yẹn ó wọ́n rò pé ọlọ́run kò ẹkọ́ fún èmi ló ẹkọ́ fún kò ẹ kó jẹ́ pé lè lọ́kọ̀ọ́kọ́ fún òkè tọ́bà ti ẹ̀ fún ṣèbọ́jẹ̀ kọ́kọ́ fún èmi náà kọ́ tó padà wá fún ní tẹ́yẹ̀ ọmọdé wà lè yìí náà ọmọdé ọjọ́ ìjọ òun náà bínẹ́ òun yà máa ṣe ara wù kí ní ọmọ bí ásàdì sí ẹ̀lẹ́mí ewu kí ní ẹ̀nà kódà ọlọ́ọ̀bá sọ ń pa àwọn Yahud àtàwọn ẹlẹ́bọ pé nínú nǹkan tí ò jẹ́ kí wọ́n gbà sallallahu alaihi wasallam hasad bal like hasad yẹn inú tó lágbára ẹ̀gàn ń sallallahu alaihi wasallam ìmí ń wò pé nítorí mi wà tó gbogbo àwọn Abu Jahl ìbáyìí gbogbo àwọn Abu Lahab bàbá nájásá nẹ́bí sallallahu alaihi wasallam tó ká jẹ́ bí ọ̀rọ̀ pẹ̀lú bàbá nẹ́bí sallallahu alaihi wasallam àbúkàtí ẹ̀tún ju bàbá nẹ́bí gan lọ sallallahu alaihi wasallam so ní ìganú wọlé yẹ́ bàbá bàbá irú àwọn bí alọ́ Walid bin al-Mughira táwọn tó ti dàgbà tí wọ́n gán gbogbo báyìí wọ́n mọ̀ ókà wọ́n ma ṣe ń ṣe Muhammadu ni ayọ́rọ̀wù ọmọkọ̀ àkọgbádùnù kí ní ẹmọ́ ń sábà sí àwọn èèyàn gan nígbà sáàmọ́dé láàmọ́ tẹ̀lé ẹ́ ẹ́ sáàmọ́ kéèkéé àmọ́ wíníwíní àmọ́ léńjẹ́léńjẹ́ láàmọ́ tẹ̀lé kí wíníwíníwíníwíní ẹlùmí rí pé òdodo ni gbónú mí ní ẹm tó sọ fún pé ah sáwọn ọmọ kéèkéé lọ́mọ tẹ̀lé kí ọ̀nà àwọn pé ah mo jù wọ́n lọ lóòtọ́ náà kìnnì kódà kan wà lórí òdòdó mi lé tẹ̀lé wọn tó mọ́ ń sẹlẹ̀ mí ní ẹ̀ sí wọ́n ajókòó sí lẹ́kṣọ́ ni wọ́lá so ẹlú àwọn so possible kíyàn rí ọ̀nà kíyàn dẹ̀ mọ́ ni wọ́lá yóò possible kódò ló mọ́ ń sẹlẹ̀ jù gbogbo àtọ́kú lórí àmì kéèkéè wọn àmà kódòdó ọ̀pọ̀lọpọ̀ ọmọ kódòdó ilé náà bọ́wọ́n ní tẹ̀lé ìyọrọ́ láyé kàkó ìyàwó náà ni ìyàwó náà ni ọlọ́run sọ ní Kùránì nípa àwọn kèfèrí sọ pé tó bá kí lé látẹ̀lé oya inádà wàláhí tó bá kí lé yìí látẹ̀lé jámọ̀ wọ́nà lọ nígbà náà hasadi ni ó burú já ìgan kíyàn fọ ẹ̀mí ara èèyàn má kíyàn gba pínpín ọlọ́run ọba subhanahu wa ta'ala kíyàn padà wá di ẹni tí ó ma fi ojú burúkú ojú kéta tí ó ma fi wu àwọn èèyàn káàkiri na'am so wọ́n ni wà mọ̀nà àádá maridọ́ ẹni tó bá lọ bí aláàrẹ wò lam yahdhur ajaluhu faqala indahu sab'a marat as'alullah al'azim rabbal arsh al'azim an yashfiyaka illa afahu Allah tẹ́kí bí ẹni àsìkò mú ń bẹ ọlọ́run ọba ọba tó ní agbára Rabbal Arshil Azim ọba tó ní àga ọlá léè tó tóbi tó lágbà an yashfiyaka kọlọ́run ọba bá ń fún lálàáfíà ní tí yóò sọ ní ẹlọ́dọ̀ aláàrẹ̀ ìgbèrí aláàrẹ̀ yóò kí ní tẹ́ni ẹbọ́ padà lọ kú eventually ẹfẹ́ kẹ́ni ẹkú lórí ẹbọ so tí ìbá bí aláàrẹ wò gbogbo àkẹtí ìmọ̀ mójú tó nù èyí ó pẹ̀ tó wà ní ẹ̀dàpẹ̀wá sí ń ṣe pé àwọn alágbàkò ti sáájú adé bí o sí ìpọn ti gún kan wáwò sí ìpọn ti mú ọ̀ká wáwò sí ìpọn ti lọ wọ́n láàfẹ́ lọ fa láàmì sásá kan wáwò kò sí láàmì sásá kankan bí ìntánẹ́bì ni a máa sọ ní sallallahu alaihi wasallam as'alullaha alazim rabbal arshil azim an yashfiyaka sọ yóò bá bàbá ní sọ lágbára nọ́mà dùwà náà pítọ̀ mú bí ọlọ́run ọba lágbára ọba tó ní àga ọlá ọ̀gá al-arshil azim àga ọlá àga tó ní agbá kọlọ̀mbá mi fún yí ní ìwòsàn ṣe bá yí àbí ọ̀há so tí ń bá rí pé bí ẹni ẹ ó fẹ́ ma ń ó súnmọ́ kí èyàn mọ̀ pé lè ìfẹ́ kò láyé al-abbas bin ah, abdulmuttalib bá tí wọ́n wọlé tó annabi sallallahu alaihi wasallam nígbà lè ti rọrùn bá tánàbí fẹ́ ọkú bá tí wọ́n gojú annabi sallallahu alaihi wasallam wọ́n ni wípé ajali titun àsìkò titun wọ́n ni inni ra'aytu al-mawta fi 'ayni bani abdulmuttalib wọ́n ni mo mọ bí kú ṣe máa ń rí lójú àwọn ọmọ abdulmuttalib like mo ti mọ irú àwọn tájú ọmọ abdulmuttalib tó máa fẹ́ kú mo mọ bójú wọn ṣe máa ń rí wọ́n ti wá rí bẹ́ẹ̀ lójú ànábì pé àsìkò ti tó ní ẹ̀ ó súnmọ́ kí ẹ̀nà rí bẹ́ẹ̀ ó súnmọ́ kí pé bẹ́ẹ̀ ní ìṣẹ́ ìṣẹ́ yìí ah kò súnmọ́ kẹ́ ní yíò survive kì ní yíò kí lẹ́ ma sọ fẹ́ ni ẹ kú la ilaha illallah ẹ sọ pé la ilaha illallah in tí yíò mọ́ sọ fẹ́ ni ẹni ẹ sọ la ilaha illallah ẹ sọ pé la ilaha illallah ẹ kà mọ́ sọ la ilaha illallah tí so kama sọ la ilaha illallah bọ́pọ̀lọpọ̀ náà wíyàn àwọn ogun òfẹ́ kò láyé and then tẹ bá sọ fún yẹn táwọn fàbí mẹ́bá wà ń bẹ̀ wọ́n lè lù yí jáde kún bẹ̀ wò ọ̀rọ̀ kúrà lájì ní ẹ̀wọ̀n ni kọ́mọ̀ sọ láìláì àlá kí ni mọ́ sí sẹ́yìn kíní iná ṣe mọ̀ ọ̀rọ̀ kúrà lájì ní àbálájì sí lẹ́kú ẹ mi ò kú gbẹ̀bà dání kí mo fẹ́ yìnbà máa ara ìwọ́n náà rí pẹ́ ní yìí ti fẹ́ kú ẹni to ti ẹni ó sún ẹni yóò kò láyé náà ni ṣe ní kíní kan àti àwọn oníṣúnà máa ń ṣe ni pé ìyẹn ma ń wò pé báyé èyàn ò sí ní bàjẹ́ tálíkì àmà náà sì ní pòfò wọ̀lọ̀ méjì ní ẹmà ń sá pé tí ìrìpẹ̀ ní ìtìfẹ́ ṣaláìsí àwọn nǹkan wo ní wọ́n rálìkì àmà rẹ̀ lọ́wọ́ ìlànà tó kù yàn èyàn wà lórí bẹ́ẹ̀dì ó rẹ̀ tí ẹ̀ bá lọ bẹ̀rẹ̀ sọpá sẹ́ni 50-50 lẹ́ni ẹwà ọ̀rẹ́dì báyìí

ẹ̀mí ti fẹ́ bọ́ tẹ́mì bá ti fẹ́ bọ́ lára àyà kò sí asset fún ìlàmù ìyún ti lé tìntì ẹ̀mí ẹ̀mí ti fẹ́ bọ́ lára àyà ọ̀rẹ́ sàn sọ pé inni tubtul an látọdún ìyún ò bá má bẹ̀yìn wà lórí bẹ́ẹ̀dì àárín ah tọ́ ó dà ń pé mo ṣe ń wo yìí ó súnmọ́ pé kékeré o tọ́ ọlọ́run gbogbo àwọn kan bá bá ọlọ́run jẹun kú lórí tawhid اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك من الذنب الذي لا أعلم انتين بودو ما ويلو ميوان so Shaykhul Islam ní Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ma sọ pé wọ́n ni wọ́n ma ń tún la ilaha illallah sọ lẹ́ẹ̀mẹ́wàá wọ́n ma ń rí pìtẹ̀ dáadáa wọ́n ma ń ṣe tajdidu ash-shahada nítorí èyàn mọ̀ bóyá ti kọ́sẹ̀ bọ́tọ́ mọ̀ bóyá ti sọ̀rọ̀ kan tí yóò ti ẹ̀rìn rántí pé yàn sọ gan kí yàn bọ̀rẹ́ kó ẹbọ àbókókúfù sínú tí yóò dẹ̀ mẹ́ so lórí kórí musulmi pítọ̀ la ilaha illallah yóò kàtí wọ́n ti bá pé ẹ̀tọ̀ la ilaha illallah muhammadun rasulullah mi kò mọ̀ tó jà dáadáa ipẹ́ ọlọ́run ẹ̀yin sẹ́lẹ́bọ̀ musulmi mo sì fẹ́ kú lórí tàwíìdì tí mo wà yìí lórí ìsọ́lọ́wọ̀n ọba lọ́kan ṣoṣo níbi ìjọsìn náà nínú àwọn dọ́wà yẹn dọ́wà tẹ́ ma ẹni àìsàn èyíkéyìí nínú ẹ̀sìn tó ń ṣe ni ó wá ní alhamdulillahi alladhi afani mimma ibtalaka bihi mo dúpẹ́ fún Ọlọ́run ọba tó fún mi lálàáfíà kó níbi àdẹ́wò tó fi kanwọ́ wa faddalani ala ó wá gbọ́lá fún mi lórí àwọn tó pọ̀ àwọn ẹ̀dá rẹ̀ ní ọlá tó ní agbára ay ọlọ́ọ̀bá sí ọlá fún mi ọlá wo nìyẹn ọlá kí mo wà lálàáfíà kódà ó lè jẹ́ pé àánú ní bí ẹni yìí kan sọ́nù tí ó ti ń ṣe súnà tẹ́lọ́kan lóhun sí mọ́ ní pé eh alhamdulillah alladhi afani mimma ibtalaka bihi eh mo dúpẹ́ fọ́lọ́wọ́ bá ń tèmi o ṣùgbọ́n ní pé èyàn fi ń sọ fọ́lọ́ pé ọlọ́run èkìí e ṣe pé mímọ̀ ṣe tèmi ni mi ò fi sọ́nù ìwọ́lọ́wọ́ bá lọ́kàn jẹ́ ọba ni ọ o so tí èyàn bá ti wọ́n dúpẹ́ orí fọ́lọ́wọ́ bá wọn ni ọlọ́ọ̀bọ̀ ò fi irú aburú yẹn náà kanyàn náà ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn adẹ́rẹ́yà ó ní ikọ̀rọ̀ il-fatiha wal-mu'awwidhatayni watlubu shifa'a min Allahi wahdahu wajma' bayna ad-du'a'i wad-dawa wa tasaddaq lil-fuqara litushfa bi'idhnillah wọ́n ní kí kí ẹ̀ wá pàápọ̀ pẹ̀lú pé èyàn tún ń lo èyàn máa pa àdúrà pọ̀ èyàn lè máa lo àwọn ogun àwọn oògùn tó jẹ́ oògùn tó jẹ́ oògùn ìwòsàn kìkí ń ṣe àwọn oògùn jálàbí àbí àwọn oògùn àwọn onírúkíá àwọn neo-jalabist jí kí ní kan usd àbí sd ṣe ń pè wọ́n ni bàtán dé bàtán gbé kí ní ẹ̀fẹ́ cast wọ́n fọ́mẹ̀ sí ní ó kí ní kan so wọ́n tún tún gbówá bà tí iṣẹ́ jálà bí cast wọ́n ti sọ di orú kí á ní ṣe o wọ́n lọ gọ́ra rẹ̀ omi gan wọ́n ti lọ gé sókòtò wallahi fún orú kí ó sì mọ́ sọ fún yàn pé àfá orú kódẹ̀ a sọ fún pé ah kódẹ̀ ni ìgbí tí ó ní òun gbẹ̀ kódò náà gé sókòtò àwọn aṣọ fóbìnrin rẹ pé àwọn obìnrin náà sì lẹ́ dára jùlọ ẹ madúrú rìpọ́tù ìfẹ́ fipá bá ní lòpọ̀ ó mọ́ ìṣẹ̀lẹ̀ gẹ́ dẹ́ni o in tójú àyà ti rí lọ́wọ́ àwọn àfọ́ orú kí ẹ̀sẹ̀ kiri tó rá obìnrin lẹ́lọ́ ń kó ìṣòro lọ sọ́dọ̀ wọn wọ́n ilé pọ̀ lẹ́yìn olóbìnrin yóò lọ́jọ́ méjì wọ́n ti wọ́n ti ní ilé kan so ibẹ̀ ni ó mọ̀ wà so anytime tí kíní bá ti gbé báyìí àwọn àwọn lọ máa attend sí ìwọ́n nìkan tó bí yóò jọ wà ń bẹ̀rẹ̀ ẹ̀ ní ṣe zìnà afóòkìkì àwọn sọ fáwọn pé à so ẹ lọ lé ní ọun súnà ní o ẹ lálàá alátẹbá ti láyẹn ẹ̀rà sọ fún mi lọ́la wà lé oúnjẹ́ àbílé lé yóò anẹ́bí ò sọ nìkan bí sẹ́lọ̀ sápọ̀ alátọ́ ipá nẹ́bí ti kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ gan tó bá lálá sàúdì bí lẹ́nu ṣetán ọdún kó se mọ̀ àgbàtí kó sùn padà ìmí ànẹ́bí ní ṣetán ní fi làákà rẹ̀ ṣeré kódà látọ́ ìbá tó bá jẹ́ tó burú èyàn gbọ́dọ̀ sọ fáwọn èyàn èyí tó bá jẹ́ tíyàn rí tínú yàn dùn sí lẹ́mọ́ a mú lálà lé ni pé hmm, hmm. a <laughs> bọ̀ wá lálà tó wọ́n lé ọlójú oorun a fẹ́ pa ọ́ gíníkan gíníkan ọ̀rọ̀ lọ sọ fáwọn ẹ̀pẹ́ àgbú ayé lè wọ́n ti fẹ́ pa mí o gíníkan o problem ìyẹn fẹ́ dá problem kún problem tó ti wà lọ́rọ̀ ara rẹ̀ àwọn àfọ́ orú kí a ń fún àwọn èèyàn ní omi ìtajà aláwọ̀n dáhùn sọ iná ló ń sún náà lára omi tọ́mọ̀ fi tajà ẹ̀rọ kí a ní pẹ̀njálàbí orí ẹyà àparò ń kọ́ orí ẹyà àparò ewu tún orí ẹyà àparò lẹ́nu àfáà sún náà sọmọ tẹ́sẹ̀ bá ń dùn orí ẹyà àparò ìkántí àtọ́ ma ń sọ àwọn kíní káàkiri ọ̀yà fáibúrẹ́dì mọ́ gbẹ́ níkà mọ́ ń sọ pálapàla tó bá fẹ́ mọ̀ wọ́n fẹ́ mọ̀ kí wọ́n fẹ́ mọ̀ wé wà lọ wá mẹ́rọ̀ tó clean ọ wà mix kìníkan pẹ̀lú kìníkan oyin àti kìníkan ọ wà dá sórí kìníkan orí mẹ́rọ̀ kí ọ lọ sí ọlá ẹwọ́ ńlákúlá jálàbí lẹ̀ ń ṣe wọ́lọ́hì jálàbí ni so tọba tí wá lá bí mẹ́rọ̀ ń ṣe máa ń clean bẹ́ẹ̀ lákàrí ó ṣe clean tẹba sọ pé jálàbí kíní wọ́n ni kíní tẹ́jìríbà ni tẹ́jìríbà ni wọ́n ọmọ ní tẹ́jìríbà ni ẹ̀kejì wọ́n ni kíní sí àrámù ní glass àbáramù lóyìn àti taníkólá ṣe bí argument wọn nìyà àbí o ti dá fún yín báyìí orí ojú mọ̀lú eh, mẹ́rìndínlógún kílò mọ̀lú ẹ̀ṣẹ́ aláàbí ojú mọ̀lú ní obi gbànjá mẹ́rìndínlógún zágàmù ní kí ló túnkù àtàrẹ mẹ́rìndínlógún zágàmù lòun náà àwọn kẹ́dẹ̀ ń sọ pé gbogbo kíní ẹ̀ ẹgùn pọ̀ ẹ̀tùn wá gba kíní kan anú àlùmọ̀ ń ṣe mí ìní ti sọ fún yín ẹwà gbàntẹ́ ìyóògùnjẹ́ fi sí lé ẹwà lò kí lẹ́ máa fi ṣe ẹ máa fi lówó àbíkẹ́ máa fi ní kíní kan gbogbo á dìde pé o ìyẹn sọ́ra o súnfí ló gbede o ẹnìkan wá wọṣọ súnnà òun náà wá ń pín irú kíní yẹn náà poison yìí wọ́n wá yọ label poison wọ́n fi label kòkì sí kòkó poison àfá mọ́jẹ̀ tó mọ́ fi label ìtàn reality làwá mọ́ ń wò al-ibratu bil-haqa'iq wal-ma'ani la bil-musammayat in tó kànyẹ̀ ní kí ni reality kí ni ẹ̀ kí ń só kọtọ́ páláró ọkà fókọ jálàbí lẹ́ ń pè orúkí ayé náà so wà ńlá tó bá ti wá ńlá so ìkan bá dìde ó fẹ́ defend your fire tó ń sọ kíní ẹ̀ ẹ́ ṣe ń pé photosynthesis kíní ká ah, ah. ẹ̀ tó bá ti dárọ̀ ewé ma ń jí so tó bá ti dárẹ́ ọlọ́mọ ń sùn kíní ẹ̀ kíní kan so àárọ̀ yẹn ìtafẹ́ ń sọ ní pé nítorí pé tí rẹ̀ òrùn tó bá ti tàn sí glass ó ma wá chlorophyll èmi ò mà bóyá ni ó sì bóyá ni ẹni chlorophyll lára ti like kí ní ẹ̀kẹ́ ìpé jálàbí ni kí ni ó wà níbi kí n mọ́ kéwú àti kí n lámẹ́rán tí n bá lo oògùn tí n bá mú paracetamol ó ti láwọn nǹkan tán fi síbẹ̀ tó dẹ̀wà mọ̀ bá lóòtọ́ but ó tà á lákọ̀mọ́ tí ń ṣe mí tí n bá lo yóò lọ mix my blood stream mi àbí ẹ̀kọ́ yóò wà lọ sínú ara ìyẹn but tẹ́nìkan bá dúwá ní kí gba paracetamol yìí tó bá lo méjì rẹ̀ ọmọ lówó ó ti di torí kò sí connection láàrin paracetamol àti kíni kí ẹ máa lówó mo ń wọ́n omi sílẹ̀ lẹ̀ ní ṣọ́ọ̀bù láràárọ̀ àbí mo ń wọ́n omi sọ́jà kìí ṣe kó bí ó kú wà mo wá fẹ́ gbálẹ̀ o ẹlòmí ẹ̀mọ̀ká inú òjò ẹ tó ń wọ́lẹ̀ ní sẹ́ kò sí dọ́stì inú òjò lẹ ń wọ́lẹ̀ yìí omi àwọn jálàbínú kí ló wà bí kí like connection olówà níbi kí wọ́n omi sílẹ̀ lẹ̀ àti kọjá mi mata tẹ́wọ́ kò jọra wọn jálàbí ní mọ́ jẹ́ kan fi kíní ẹgbẹ́ ọlọ́wọ́ ẹnìkan náà dé o bá sọ kíní kan ó ní à obìnrin tí ò bá lọ́kọ wọ́n ti ẹ̀pọ̀ pọ̀ bá múlẹ̀ yíbò bí akọlọ wọn bẹ́ ni ó rà ń ni kan sàṣe kíní kan kíní kan igbáwo 90% olùdàn ẹnìkan ní ẹ̀dọ́kùn kí ló wà nínú ọsàn wẹ́wẹ́ àti kíyàn lọ́kọ̀ yóò mọ̀ tàṣán <laughs> ní wọ́n nígbà tó bá ti mú orí ọsàn wẹ́wẹ́ hàn àbí tó bá ti wíwẹ̀ yóò mọ̀ tàṣánsán àwọn ọkùnrin àmọ́ wípé ah ìmọ̀ <laughs> tí ń sàròyẹ̀ fa so tó má ti wọ́n ń gbóhùn ọ̀sán wẹ́wẹ́ gbá sísẹ̀ ah kí ni ìbáṣepọ̀ tó wà láàrin omi ọsàn wẹ́wẹ́ àti kíní ó wá pọ̀ bẹ́ẹ̀ láwọn fatuwa bí tẹ́ni yìí ti dá láwọn ọ̀rọ̀ tó pé wallahi kíní ẹjá làbí pọ́nbílẹ̀ ni wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ wà lẹ́nu gbòrò ni wàwọn èèyàn tó bá ti gbọ́ kíní kàkìnì kan owó kíá sẹ́ntà wọ́n tún wọ́n fún ọlọ́pàá nìsìn lágbájá lágbájá ni ẹ̀ kíní kàkìnì kan àwọ̀rọ̀ kí kíní kàkìnì èwónú àwọn sàhábà ló kúrò rẹ̀ ní àwọ̀rọ̀kí orúkíyà kí ń ṣe tó lè tó bá ṣe ti sọ́dí ẹ sọ́rítà ìbá ti fẹ́ fi kíníkà dáyẹ́ lágbónù wọ́n wà jẹ́ kíní ẹ lè sódà kò yóò wà special pé ẹnìkan ló lè ṣe in táwọn wà fún bídí àṣẹ náà ni ẹ à bàbá àfá ìlúlé àfá ìyẹ àfá kún fáyà kún àfá wíbẹ̀ kò mọ̀ jẹ́bẹ̀ wọ́n gbà lọ́wọ́ bàbá wọn ni àfẹ́ ilé ní egbére ni à ẹni kíníkan ẹniun ẹniyan bàbá bàbá wọn ni so àfikẹ́ dọ́dọ̀ àfà yẹn kádù àyín tó lè ṣe kíni kó tó lè gbà wọ́n fẹ́ báyé yí jẹ́ nìyàn so wọ́n ti mú rúkìá bẹ́ẹ̀ náà rúkìá ti di pé ara wọlé lómi ẹ ma ṣe rúkìá fún gbọ́ ó ti níbi pé ara lẹ́gbẹ́ kò lè wọ́k àfà ọ̀rọ̀ kí gẹndọ́ ló gbùdọ̀ sí wọ́n ti fẹ́ mú rọ́kì ní ìlàhánìdú ní láì ní ẹwọ́ ọ fẹ́ mú lọ́lọ́run ní o ta ni rọ́kì ló lè ṣe normal rukia tẹ́nì kan bá dé tí jínú bá sí àwọn ìnìkan síwá sí magic light ẹ̀ ipé jínú sí kínú ra fẹ́ rí imam kínú rìn kan bá wọn ní ò sẹ́ bọ́dà kan ẹlọ́bẹ̀ ẹlọ́ ká rukia fún ẹni kíni mo mọ́ mẹ́rin lọ ni like right ma fi lọ kò ní ẹlọ́bẹ̀ ẹlọ́ka sọ́tù ẹlọ́ka fatia ẹlọ́ka kíníkà ẹlọ́ka sẹ́ni ni tí khalas ẹfílẹ̀ kò mọ́ lọ kí ni ó gbọ́dọ̀ jẹ́ pé ẹnìkan ẹni dandan lọ́gbọ̀dọ̀ ká why kìí ṣe ẹni kankan ló gbùdọ̀ ká anybody tó bá ti jẹ́ múmi ní òun ló lè ká tó bá ti lè ka fàtí àdáadáa tẹ́ni ẹ́dẹ̀ ní a level of ìbẹ̀rù ọlọ́run yes ìyẹn náà wà ń bẹ̀ a level at least gba ẹni yìí kìí ṣe ẹlẹ́ṣẹ̀ kìí ṣe tí ma ń sọ pàlàpàlà káàkiri àha òkè àtọ̀ káyàtùl kò sí ká àwọn apákanu sọ́tùl bá kọ́rọ̀ ká ibi tó bá lè ká mẹ́tẹ̀yẹsọ̀rọ̀ bí náà ọ̀rọ̀ ọlọ́run àfẹ́kọ̀ọ́ kà sẹ́ni ẹlétí kí jínú yẹn lè bà ṣe kíni kó lè bá sá so kọmọ specialize fún yẹn pé ẹ̀rùkẹ rọ́kí rúkíà ó láwọn kìní kan ó tún láwọn kìní kan kódà wọ́n kàdà ń sọ dí wípé ó ní bọ́sì mọ́ bọ́sì mọ́ padà wá and then also kìní kan prophetic medicine ẹlòmí lọ́dọ̀ tẹ̀ báyìí tán bá ti lè mix nǹkan bí kìní pọ̀ tán bá ti lè fi habatu saudas báyìí ó ti prophetic medicine tí ànẹ́bìnà ló prescribe e ẹ má jẹ́ ká fẹ́ tí islam ò fẹ́ o lóòtọ́ nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé àwọn oògùn kan báyìí àwọn èyí tá nẹ́bí bá nawọ́ sí yẹn gangan náà ni prophetic medicine èyí tí wọ́n bá mix ma ijtihadu ti ẹ lọ sí ohun má pè ní prophetic medicine tó rá nẹ́bí kan ló sọ pé tọ̀ herbal medicine bẹ́ẹ̀ni tọ́ bá ní kò sí tó ṣe herbs kò sí tó ṣe àgbò pé tọ̀ ẹja ewé katia àti ewé mango ẹ̀ẹ́ ṣe kíní tẹ́ẹ̀ bá mú àbí kí èyàn fi wẹ̀ ó mọ̀ sóògùn kìíní kan èyí ò kìí ṣe problem tí èyàn ní ìbáṣepọ̀ à ibẹ̀ lọ́sọ pé tẹ́jírí bá ní àní ó pé ọmù sínú ara kì ní wàrọ̀ síṣẹ́ lágbò ara rẹ̀ tàbá ní kíyàn jẹ́ abátù sauda náà yóò jẹ́ síkùn náà yóò dẹ̀ ṣiṣẹ́ bọ̀kẹ́nìkan ní pé ewé kàtí àti ewé mango kí n ló pọ̀ tí má ti wá mú ìmọ̀ lágìsìkí tí má ti wá mú ìmọ̀ sóríire tí má ti mú àwọn yóò mọ̀ nífẹ̀ẹ́ mi tí má ti mú contract tafẹ́ lọ ṣe lẹ́yìn ni wọ́n gbèsè yẹn fún ṣé torí rẹ̀ kàtí àtẹ́yẹ mango kí ni wọ́n méjèèjì ní ṣe pẹ̀lú kẹgbẹ́ contract fún mi bẹ́yìn wa sálọ yọ́kọ̀ pè mí nìkan ni wọ́n náà lọ gba contract nítorí mi ò mọ̀ bẹ́rẹ̀ mango ṣe fẹ́ gbé contract so kí ni ẹjálà bí ó ti pọ̀ gan àwọn òdò àtọ́ ṣe ní

tí wọ́n dẹ̀ ka sọ́rọ̀tì fàtíà sí ẹni kan tí nǹkan ta lẹ́sẹ̀ wọ́n dẹ̀ ka sọ́rọ̀tì fàtíà ẹni ẹ̀dẹ̀ dìde ka annahu nashito min iqalin kódà wọ́n ni pé bí i pé kẹ́kọ́ sẹ́ni ẹ̀rí ó dẹ̀ mọ́ sí ka fàtíà ta bàtà dọ́dọ̀ annabi àwọn àdìpẹ́ tọ́ nítorí pé yìí náà ò sí wá lálẹ̀ jùlẹ̀ kan ẹ̀yin náà ẹ fún wa ní àwọn ewúrẹ́ nítorí rúkí àtàfẹ́sẹ̀ fún yìí kéèké wọ́n mú rúkí àníṣẹ́ ìgbàtán dèlù ẹ̀tọ́ akébí àwọn ènìyàn sí wọ́n lálejò sí wọ́gbà kankan wọ́n ti sọ rízìn táwọn fi gbà kan lọ́wọ́ wọn ànẹ́bì dé sí bá ní ẹ fún wa lóúnjẹ lẹ́ẹ̀kẹ́tẹ́ fún wa a ní ẹ fún wa lómi lẹ́ẹ̀kẹ́tẹ́ fún wa nítorí bẹ́ẹ̀ ẹ̀yin náà sanwó tafẹ́ sí fún yín so yí báyìí àbí lẹ́yìn ìgbà ibi tó tí wọ́n mọ̀ pé in tó ṣẹlẹ̀ náà nìyẹn èwo ní àwọn sọ̀hábà ló wá sí ṣọ́ọ̀bù rúkíà tó wá di pé àwọn sọ̀hábà tán sọ yẹn tán wà bìkíní ẹ̀ kí ló tí wọ́n padà gbajúmọ̀ pé wọ́n padà wá di fọ́rọ́ kí tán wá ń ṣiṣẹ́ rúkíà káàkiri ìlú ìtumọ̀ ní pé ìtànkà kínàkà Suratul Fatiha wọ́yẹ̀ tó ṣe pé èmi nìkan kíkà Suratul Fatiha tèmi ní òṣìṣẹ́ tí mùsùlùmí mi ò ní ṣiṣẹ́ hmm? ìfẹ́ mọ́ kílèmù one special authority inú ẹ̀sìn tọ́lọ́wọ̀n ò gbé fún yẹn nípa rúkí àwọn èmi nìkan mú lè ṣe tí ó work tó ń ti pé kòránì náà ni ò àmọ́ bí ò bá gbẹnu tí wà jáde kò ní ṣiṣẹ́ bí àwọn oṣù sọ wípé àwọn làwọn ni yá latif tó bá fẹ́ wọlé tó bá fẹ́ wọ súfí ẹgbẹ́ súfí mọ̀sọ̀ kíní ẹ̀ tó bá fẹ́ wọlé tó bá ń sa la ilaha illallah tó bá lọ gbọ́ lọ́wọ́ àwọn tán ni la ilaha illallah bẹ́ẹ̀ ni tó mọ̀sọ̀ wallahi tó bá lọ gbọ́ tó bá ti ń sa la ilaha illallah yẹn àwọn ènìyàn náà mọ̀ kó ẹ̀pọ̀ lè làwọn ti wọn so mímọ̀ sa la ilaha illallah bí wifi ni yóò gbàgbì kankọjá and yóò rí pé a ah, ọ̀n sa la ilaha illallah ọ̀wà gbọ́ lọ́wọ́ wa wọ́n wà kó ti wọn onídọ́dọ̀ ọlọ́run wọ́n lọ cut connection láàrin boom ẹ́ ọlé ok àkọwà end-to-end encrypted money <laughs> ẹni wọ́n tọ́ hotspot lẹ́yìn bí ẹ ti mọ password ẹlẹ́kùn kí ẹmọ sọ pé ti máa ń sọ la ilaha illallah àwọn ènìyàn kó mọ̀ kó nítorí pé yìí tí lọ bá wọn pé tọ̀ ẹ̀yin la ilaha illallah o mo ti gbọ́ ó yá ẹ fún mi ní ọwọ́ la ilaha illallah ẹ wo ẹ̀tàn so ọ wà lọ báwọn ni àwọn ìrìn tọ̀ká tó lè fún ọlọ́wọ́ ọsẹ̀ yídímá o yàn ní pè ní yídímá ṣígbọ́n náà fẹ́ sọfá bọ̀táwọn ìjọba wọ́n ni yídímá so ọmọ sí yídímá ọmọ sáfà àfá ọmọ kóbẹ àfá ọmọ gbogbo à ọsẹ̀ yálà yàwó alága ẹ́ ìyàwó tó bá fẹ́ yàwó àfóòbọ̀ fa wìláyàs lára o nínú àwọn ọ̀nà yídímá tó máa ń ṣe nù àfóòbọ̀ sọmọ dáadáa lọ́mọ àfóbọ̀wò Allahu musta'an so nítorí kò fẹ́ ṣe kíni ó fẹ́ gba ọwọ́ ya latif ó fẹ́ gba ọwọ́ la ilaha illallah ó fẹ́ gba ìpíọ́ ìpíọ́ náà fa nítorí gbọ́ ọlọ́wọ́ àwọn èèyàn tó lè bẹ́lọ́n hey ọlọ́mọ̀ sánú wọn náà lọ́mọ̀ ìyìn tó fẹ́ sọ ti rúkẹ́ ẹ̀nà dà ní ẹwù ọ nílé dá fátíàkà tíyàwó rẹ bá ní ìṣùnulé tó ẹkọ́ gbèjòkó kọmọka fátíà sílé jọmọ̀ pé ah, eh, hello hello hello ustaz ustaz ṣé wà ní ọ́fíìsì ìyẹn ọ́fíìsì rúkẹ́ ṣàwà ní ọ́fíìsì ìyàwó mi ni wọ́n ẹ̀húnmù ni wọ́n ṣe bá kàbákan ẹmọ gbẹ̀bẹ̀ mọ̀bẹ̀ ẹ̀tìmọ̀bẹ̀ ẹ̀tìmọ̀bọ̀ yàwó wà ní ẹ̀yẹ jùkú sí reception àfóòní ẹ̀jùkú sí reception fún wá ti ó jọ wọnú yàrá ó fẹ́ lọ ṣe rúkíá fún ìrànwọ́ so wọnú ọ́fíìsì rúkíá ìwọ́jùkú sí reception wọ́n ṣe rúkíá fún ìyàwó lọ́wọ́ àbí kí ìyàwó gan dá lọ bẹ́ẹ̀ ni ọkọ lè mọ́ sí ilé ó yẹ tètè mọ́ lọ sọ́dà fáwọn rúkíá mo ti pè wọ́n ní kó mọ̀ bọ̀ wá ẹwà àwọn èèyàn ó mọ́ jẹ́ kántà wà fàá lọ́wọ́ mùsùlùmí ok so ó sì kú mẹ́ta tó kéré gẹ wọ́n ni èyàn istamili lásàlá lè kọ́lì ìtàlá fi ìṣẹ́fàún lè nẹ́sù kí ẹ bá ní àwọn àìsàn yẹ́ lè mú oyin nítorí Ọlọ́run sọ ní Kùránì ni pé oyin ẹ ń kọ́ ó ní àwọn kínánkì health àwọn ìlera àwọn àǹfààní ìlera tó pọ̀ àti ìwòsàn fún oyin tó dá kí ẹ máa ní lóòrèkóòrè gẹ́bẹ̀ náà ni èyàn lè ṣe hijama torí ànábì ni inna fihi shifa ẹtìmọ̀ hijama àbí tí wọ́n kọ́pìn ẹ̀hẹ́n so wọ́n kò dẹ̀ ó dẹ̀ wà very okay tí yàn bá ṣe yóò tún feel so ó wà òkè dáadáa èyàn lè ṣe ànábì náà ṣe sallallahu alaihi wasallam ànábì ṣe sallallahu alaihi wasallam náà gẹ́bẹ̀ náà ni ànábì ń sọ sallallahu alaihi wasallam pé alhabatu sauda shifa'un fi kulli da'in illa wọ́n ní habbatu sauda ta yawon yẹ ìwòsàn ní fún gbogbo àìsàn àyàfi ikú nìkan ikú nìkan wọn níwòsàn tí ẹ bọ̀ tí yẹn bá rí habbatu sauda a so kìí ṣe hayyatu sauda habbatu sauda kọmọ alọ́mà wéjò dúdú káàkiri so kí náà ń pè tí yẹn bá rí habbatu sauda kíyàn jẹ àbí kíyàn ń lò sínú ara wọn ni ó jẹ́ ìwòsàn fún gbogbo nǹkan àyàfi ikú nìkan torí yìí ò ní ogun so wọ́n bí Allah subhanahu wa kó ṣe ẹnu kọ̀kan èyí tó kù ní du'a istikhara táàmà mú ní bóyọ́lá insha Allah so ìyẹn fẹ́ ìyẹn fẹ́ sí nǹkan ìyẹn fẹ́ fi síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ẹ̀kọ́ wo ló wà ń bẹ̀ àti báwo láti ṣe àbí ọlọ́ba kó ṣe ẹnu kọ̀kan wa adàwà sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabi wa sallam wa subhanaka allahumma wa bihamdik shadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh